لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين من فوائد الصيام إن وانفانيتو بكم أكباوي اعلم يا أخي المسلم أن الله فرض علينا الصوم عبادة لله وله فوائد عديدة

والحديث متفق عليه wọ́n ní asiyam àwẹ̀tẹ́wọ̀ yẹ̀ jùnnà ni ààbò ní o ma ń protect èyàn kó níbi iná ọlọ́run ọba subhanahu wa ta'ala so wọ́n ní jùnnà tún mani'u mina rafath wal atham wa aidan mina nar so ma ń kóyàn kó níbi ìmọ̀ sí nǹkan tí ó dá ìmọ̀ kó sáwọn ẹ̀ṣẹ̀ àti iná ọlọ́run subhanahu wa ta'ala àǹfààní ẹ̀kẹta ní pé ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam ta ni man fattara sa'iman kana lahu mithlu ajrihi ghayra annahu la yanqusu min ajri as-sa'imi shay'un ẹni tó bá ṣí aláwẹ̀ lẹ́nu nínú àwọn àǹfààní tí yóò bínú Ramadan ẹni tó bá ṣí aláwẹ̀ lẹ́nu òun ò ní ládá yóò ní reward ẹni tó gbàwẹ̀ yẹn reward ẹni tó gbàwẹ̀ yẹn ní òdẹ̀ ní dínkù ìtumọ̀ ní kí mo ń gbàwẹ̀ báyìí mo wá ṣí aláwẹ̀ kan mo wá ṣí òun ẹ̀dẹ̀ nípa ẹgbà oúnjẹ yìí mo kóúnjẹ fún bá mú ẹfilé ìsinú bí mo ṣe ní jẹ́kẹ́ ní ẹ́ sínú yẹn ma ní irú reward tẹ́ni ẹ náà ní bó ṣe gbàwẹ̀ látàrọ̀ di alẹ́ yẹn mi náà ní reward yẹn bọ̀ reward tí ẹ náà ní dínkù so bí ké yóò dọ́bù èmi wà lẹ́yọ̀kan òun náà ní ẹyọ̀kan sórí báyẹn àbí kí nìdí mo ṣe aláwẹ̀ lẹ́nu ṣe pé nú àwọn àǹfààní tó wà nínú Ramadan náà nìyẹn nínú pé ẹ̀ẹ́ so ma tún láǹfààní pé mo gbàwẹ̀ ma tún wá ní multiple ẹ̀san àwẹ̀ ká ní mo á sí aláwẹ̀ 25 lẹ́nu báyìí ma wá ma níládáa ìyẹn bí 25 báyìí yàtọ̀ sí pé mi náà gbáwẹ̀ èmi náà tó wá ní wẹ́ ẹ̀sán pé ẹ̀yin náà gbáwẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ nìyẹn so inú Ramadan lè ti máa rí wọ́ àwọn ọlá àwọn àánú àti àwọn ẹ̀sán àdìpẹ̀lẹ̀ àdìpẹ̀lẹ̀ irúlé nínú ẹni Ànábì sallallahu alaihi wasallam tún sọ wípé fi Ramadan ta'dilu hajja kéèyàn ṣe umra nú àwẹ̀ gbèyàn ò ní ládàgbà bígbà tí ẹ̀ bá ọ̀rẹ́yàn mélòó nínú àwọn òpó ẹ̀sìn Islamu, lọ ọ̀rẹ́yàn ló ń tí ẹ̀ ló gbogbo mùsùlùmí tó bá ṣe umra nínú Ramadan ọ wà ní láàdá bígbà tó bá ṣe hajj tó ti pé tó bá ti ṣe hajj náà wà sí ṣe hajj náà but ó ti already ní reward kó ṣe hajj náà kí ni dí ó Ramadan jẹ kaya mọ́ múra kalẹ̀ ètè máa sáàmù owó tó bá ẹ́ mọ́ kójọ mọ́ tójọ díẹ̀díẹ̀ kí wọ́n lè bá lọ umra nínú Ramadan ọdún yìí náà so wọ́n mina sawm fi tẹ́ríkì tẹ̀díkín alìmọ̀sábìbìlì sàrìtọ́n wàlùkọ́rọ̀há wọ́n ni ọ ti sàǹfàní nínú àwẹ̀ sàǹfàní nínú àwẹ̀ báyìí pẹ̀lú pé ìfi ìmọ̀ fásigá lẹ̀ a ìmọ̀ fásigá inú ẹ̀ náà ó kó sún àtẹ̀díkín gbogbo tí ìbá ma ń fa bí abí gbogbo àwọn bí ẹ̀ ń fa cocaine heroin marijuana igbó àti kí náà ń pè yí popular ní ìsẹ́tún fátáwọn ọ̀dọ́ ń fa colos àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbíkẹ́ ma lo kí náà ń pè ogun ikọ́ yìí tutolin kí ẹ ma já tutolin sọ fún ìgbà tí nǹkan bá ń ṣe yàn so inú àwẹ̀ lọ ti fi ilẹ̀ ọ̀sá ma mọ̀ gbàrọ́ tó ma fa gbọ́lọ́sàn àwẹ̀ so àwẹ̀ ní kọ́ fífi kí ní ilẹ̀ ìdí ní pé kí ní ẹ̀gẹ́ ma ń dá sàrọ̀tọ́nù lẹ̀ kánsà àti kọ́rá àwọn àìsàn burúkú àwọn àìsàn tó ní doctor you understand the intention àwọn gbẹ́kùn tí ẹ̀ ní ìdìgan tí wọ́n náà bá lọ UITH kọlọ́bẹ̀ bẹ́ẹ̀ni korean tó ti wà ní ICU intensive care unit ipa àwọn eléyìn kọ ọ̀rọ̀ wọn ti kọjá anything ẹlòmí ní cancer níbi ojú báyìí ni ojú rẹ̀ wú kí ní ó wú jáde báyìí ojú rẹ̀ wà ń tàbá ó wú jáde báyìí ojú wà ń tàbá ojú ẹ̀kẹ́ ti fẹ́ fọ́tẹ́ cancer so àwọn ìmọ̀ fàǹkan mọ́ kó nǹkan tí ó dá sínú ara yìí náà in ti ń fà tí ń dálẹ̀ nú ara kìkín ṣe kékeré so inú àwẹ̀ òun yóò filẹ̀ wàháwìlì gbìyànjú àti máa fi sìgá ẹ̀ má fa sìgá mẹ́ hátà sìgá òun ló fẹ́ kéré jù tó ń ti bẹ́ẹ̀ ẹgbó ṣe máa ń dúdú ó máa ń blacking art ó dẹ̀ máa ń dí lungs gbogbo ó di gbogbo ó dúdú mú tún wáyà sí pálí sìgá yẹn art méjì ẹni tí ò kí ń fa sìgá òun ò neat ẹni tó máa fa sìgá òun ti dúdú tiẹ̀ wọ́n tún wá kọ síbẹ̀ pé smokers are liable to die young tó ń ti bẹ́ẹ̀ àwọn ẹ̀dẹ̀ sí lọ ń so àwẹ̀ Ramadan òun náà lọ fi fi ilẹ̀ má mú kò sí nǹkan tí mọ́ mu ọtí mọ́ mu kúmu wa hawil an tatrukahu sabaha wá gbìyànjú àti mọ́ fílẹ̀ rọ̀lẹ̀ bọ́ ti fílẹ̀ látàrùn mọ́jọ tó wá dìgbà sínú kọ́ wá jẹ́ pé gbó sínú Ramadan àbí kí ẹ má fi ọtí sínú wàlá kí ni yóò ń ṣẹlẹ̀ fa àsìkò sínú tó táwọn yẹn gbà mọ́sílásí ẹlú bí ó sì mọ́ fẹ́ lọ sínú ti ẹnu gbà àtàrọ ẹwò ẹ̀tì bá ń kó gúdà síwájú tèrè kó gúdà síwájú báyìí ó ń kó gúdà síwájú báyìí wọ́n pè òun báyìí Allahu Akbar Allahu Akbar òun da gúdà sọ fún tẹ́ni ẹ̀dàkùn sí inú tí òsó ń jẹ́mẹ̀ látàárọ̀ in tó kọ́kọ́ dà sí òun náà nìkan tó in tó le tó báyìí àwọn tí mi àtòrí ẹlùmí ọ̀rẹ́ lùmí kí ní gbádùn tẹ́ ìgbàmbí ọtí ẹ̀nà tó bá gbé sọ́nú báyìí yóò ṣe báyìí yóò fi ọwọ́ gba orí báyìí àbí kó fún pé aaa ẹkùn gbádùn olówó wà bí èyàn ẹ́ káwọn mùsùlùmí wà mọ́sílá sí tán ra kùnú kùnú tó tutù tó chíù gẹ́ ẹntọ́nà bá ní mọ́ kùnú sí tààrà ọ́tà gẹnu Ramadan kàjẹ́ kó tutù kó sì kékò jàrí pé ma ẹ́ ìsáwọn kùnú tí gbígbà tí ìbá mú ẹ̀kọ́ gbígbà tí ìbá <laughs> fún ẹ̀kọ́ ọmọ ara hù àwọn kùnú gidi so musulmi yóò jẹ làbídùn yóò mú mi yóò dẹ̀ sún gbákù yóò dẹ̀ ma yóò kírun yóò dẹ̀ ma bá ti ẹ̀lọ tó bá kírun tán ẹ́ tán bá pín jẹ mọ́sálásí alhamdulillah yóò jẹ pẹ̀lú musulmi inú yóò dùn alhamdulillah min min ana ya amalihima almutawasil sharele medical benefits lele wọ́n de mo ti mention lana na ipe kódà kí ma fi oúnjẹ le gan ó láwọn benefit tó wà tó lágbára but ìwọ ní gbà torí kò nítorí medical benefits but wọ́n sọ kí medical benefits tún wà nú ẹ̀ ó ń ṣe torí Ọlọ́hun medical benefit wà ńbẹ̀ wọ́n ní pé kí ló ń ṣe ní pé àwọn ahadum ẹ̀rọ ọlọ́nkan tí ń bẹ nínú kún wá àwọn kíní ẹni wọ́n ń ṣiṣẹ́ àwọn enzymes tí wọ́n break down àwọn tàn jẹ tí wọ́n tó jẹ rice báyìí àwọn kíní kan wó break it down yí padà lọ di end product ó lè di bí wọ́n lè carbohydrate ní end product ẹ̀ ẹ́ so àwọn wó break it down àwọn wó send the lọ liver eléyìí long yóò ní di eléyìí kí náà ń pè ní di vitamin eléyìí ní di fat àwọn wó pin àwọn kíní ẹ̀ ó wà sinmi àwọn ní ò lálàáfíà wọ́n tó máa ń jẹun bí ẹ̀mẹ́ ìje lójúmọ́ ah àwọn kí ní wọ́n ní sinmi àwọn kan máa lọ nǹkan lọ́lọ́ nǹkan tó bá bẹ̀rẹ̀ yóò kan bàjẹ́ ni ṣe tó bá bàjẹ́ ṣe tẹ̀rin náà gbé síbẹ̀ ni àbí kìrànpẹ̀ so àwọn hadmu yẹn àwọn jihazi yẹn àwọn irinṣẹ́ yìí wọ́n máa ń sinmi gan kó níbi amalihima al-mutawasili wa yudhibu al-fadalat àwọn fat tó wà lára yóò melt àwọn nǹkan míì tí ó wúlò yóò rí melt down kó nú ara yóò jáde kó nú ara wà yóò kọ́ will jason àríwá strong tàbí lọ́rin pé bóò ní ṣe mọ́ strong kí èyàn mọ́ jẹun gan ara kí èyàn jẹun mortadil kí èyàn jẹun moderately ìyẹn gan mọ́ jẹ́ kára strong tí èyàn bá jẹun jù èyàn ò ní èyàn mọ́ weak wà húwà mufidun aidan lè amradin kathira so ìbáyàbí so ìyẹn náà dẹ̀ mọ́ oúnjẹ jíjẹ jù náà ni ó mọ́ dáwọn àìsàn tó pọ̀lẹ̀ lára wà yurihu so and then ó wúlò gan fáwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ wọ́n náà lásọ́lá ní pé wọ́n máa ń prescribe lómi pé má jẹun ká má mumi fún oyè bí i lẹ́nu bí i 5 days ẹ má jẹun ẹ̀kẹ́ ká má mumi nìkan ẹ má jẹun àbí dódá ẹ̀kẹ́ má jẹ làbídùn bí i làbídùn ẹ̀yọ̀kan láàrọ̀ ẹ̀yọ̀kan lọ́sẹ̀ ẹ̀yọ̀kan lálẹ́ ẹ má <clears throat> so àwẹ̀ ní àwọn tọ́bá mọ́ ń fa nǹkan yóò jẹ wọn náà tún wọn ní fa nǹkan ní àwẹ̀ wọn ní lè fa gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwẹ̀ ọdún yìí eh ẹ̀rù ń bà wá gan àwọn èèyàn tán lọ mọ́ fi ẹlẹ́dẹ̀ sínú wallahi ẹ̀rù ń bà yẹn gan àwọn ibi tán ta ẹlẹ́dẹ̀ yẹn ẹ̀rù àwọn bá mú bẹ́ àwọn ọlọ́kadà ó páàkì lọ rẹ gan rẹ́dẹ̀ rẹ̀ dẹ́sí kí lẹ́yìn sí ń bì ẹ̀rù tán lómi tó wá sí ni wọ́n tún mọ̀ gbèrò páàkì àwọn ọlọ́kadà wọ́n gbé sẹ́yìn wọn báyìí ẹ̀ ń gbèrò lọ gbèrò báyìí wá gbẹlẹ́dẹ̀ kan sára ni wallahi ẹlẹ́dẹ̀ wa dín tó wá lọ fánú gbòrò nílùú mùsùlùmí ní lọrin fa kí ni mọ́ yà lẹ́nu ìlọrin màláwà àbẹ́mọ̀ pẹ́ lọrin níbi níbi ẹmọ́ ń ṣe kí ń ṣe kí lẹ́n ìfà ẹnugun àbí bẹ́ẹ̀ kí lẹ́n pè Akwa Ibom kì ń ṣe ọ̀dọ̀ àwọn tẹ́mọ̀ ń jẹ ẹlẹ́dẹ̀ lójú méjèèjì àbí ni ẹlẹ́dẹ̀ ti wọlé àbí ẹmọ́ ẹgbájá wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ kọ́ àwọn ẹranko burúkú wọlé ẹ wá máa rí àwọn àìsàn ẹ máa retí àwọn àìsàn oríṣiríṣi báyìí bẹ́ẹ̀ ni lára mi ẹ tún máa retí àìsàn tuntun tí ó tó jáde pé wọ́n ni àwọn ọmọ láìsàn kẹtù ti wá ṣé gbọ́ corona rí ni ẹ̀ sallallahu alaihi wasallam pé tẹ́ bá ti ń ṣe àwọn nǹkan tí ń jẹ́ ìṣẹ́ lọ́wọ́ ọba nínú tí ó ẹlẹ́dẹ̀ tó wà ní nígbàtí àwọn onímọ̀ ìlera tẹ́tún wá wò wọ́n gbé ẹlẹ́dẹ̀ ó ní ìyálàyà ìsànú ẹ wo bí ẹlẹ́dẹ̀ ṣe máa ń live ẹlẹ́dẹ̀ máa ń gbé ìgbésí ayé ìdọ̀tí nẹ́fẹ́mọ́pẹ́ tó bá dọ̀tí lẹ́lẹ́dẹ̀ ìgbà ẹlẹ́dẹ̀ lélẹ́ ìnáà ẹlẹ́dẹ̀ o máa yíra mọ́nú ìgbẹ́ mọ́nú ẹmẹ́nu ẹmí mọ́nú ẹrẹ ẹlẹ́dẹ̀ ń fẹ́ ìtó bá neat ibi tó bá dọ̀tí ni yíò àmọ́ ọrùn gẹ́ ẹ̀ tó bá ti ń sin ẹlẹ́dẹ̀ ládùgbà àdúgbò bèyìn kí ń gbádùn náà ṣe gbogbo ẹlẹ́dẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n fi sẹ́nu kódà tọ́lọ̀ bá ní a mọ́ jẹ́gẹ̀ tí ìmọ̀ pípẹ́ ọlọ́ ni a mọ́ jẹ́gẹ̀ tí ọkọ̀ lè fi ẹlẹ́dẹ̀ sẹ́nu sí wọ ẹlẹ́dẹ̀ bẹ̀ ọ lè fi sẹ́nu tó ti bẹ́ẹ̀ wọn làwọn yẹn wá ń jẹ táwọn gbádùn ní ìsìn báyìí wọ́n bá wọn gé gé ní kẹrìngbè ní kìmíkìmí díẹ̀ díẹ̀ báwọn bí a tuntun ọ̀dẹ̀ náà tàbí tẹ́gẹ́ ọlọ́run kan ló mọ̀ bí a fẹ́ fẹ́ dẹ̀dẹ̀ ni àwọn yóò tó ń bẹ̀ bá mú always báyìí wọ́n máa ra ọyọ́yá ike white láàárọ̀ yóò dẹ̀ ti pín ó ti kalẹ̀ so in tó dẹ̀ mọ́ ń ṣe àwọn èèyàn ni pé ẹnìkan mention point ẹ̀ fún mi pé ó dẹ̀ kí tó mọ́ ń ṣe àwọn èèyàn ni pé àwọn èèyàn mọ́ ń fẹ́ ipé ọlọ́run ya mọ́ ṣe nǹkan báyìí wọ́n máa ń gé wọ́n máa ń derive pleasure kan níbi ká sin tọ́lọ̀ ní àmọ́ sí yẹn ọlọ́ni àmọ́ sí àbí ah, ní sì sí bí kó ti ah, ní pleasure kan tí ẹ̀ máa ń derive ń bẹ́ pé àmúí mú sí tọ́lọ̀ ní àmọ́ sí wàláì bí kó ní pleasure kan tí mo rí bẹ́ pé wàílá ẹrẹ́ pọ̀ kódà yí tọ́lọ̀ ní àmọ́ jẹ tó ní àmọ́ mú ó kéré tó ní àjẹ ok jáwọ́ àwọn kan tọ́lọ̀ ní àmọ́ mú ọtí àbí wọ́wọ́ àwọn kan tó wá pọ̀ tó substitute ọtí kọ́kọ́ wà wọn bí àwọn kóòkì pepsi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà wọn bí okùnú wà wọn bí zobo àwọn bí kí tó ní ẹ́ àwọn nutrient àwọn milks àwọn oyin tún wà ọ́nì tún wà kí látún pé àwọn ẹ̀hẹ́nú àwọn bí ó pọ̀ gan varieties pọ̀ gan àwọn soya milk àwọn varieties pọ̀ gan ikú tí ẹ̀ lè mú tó tí ẹ̀ lè mọ́ kálọ tí yóò ní dákẹ́ ẹmọ́ mú ẹyọ̀kan lásán ẹyọ̀kan àyẹ́ afẹ́ mú ẹwọ nǹkan jíjẹ ẹran màálù ń bẹ ẹran ewúrẹ́ ń bẹ àgùntàn ń bẹ àgbò ń bẹ ẹdìẹ ń bẹ tọ́kì ń bẹ ehoro ń bẹ kílótùkù ràkúnmí ń bẹ kílótùkù ó pọ̀ bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹranko <laughs> why bẹ́ẹ̀rẹ̀ kó ṣe pọ̀ tó why kejì wọ́n sí pàtà nìkan wọ́n tún wá ń tàwọn káàkiri ọmọ ara wọn àá pàtà fi débí ọ̀fà ọ̀tí ìrìbì kan tí wọ́n ti ń pa mọ̀lúta ó wà wájú ń ní ọ̀nà yànàfà ń bẹ káàkiri tọ́lì àwí ó dé báyìí àwí ó kàn fọ́ yóò fọ́ yóò kù mọ́ lára yẹn tẹ́yẹnyẹn yóò fọ́ lẹ́yìn àwẹ̀ báyìí ọ̀ nílé sí mọ́ inṣáàlá naam asọ́mù yóò hadhibu aw tahdhibun lin nafs wa ta'widun laha ala al-khayr àwẹ̀ ní ó máa ń fọ́ ẹ̀mí mọ́ ó dẹ̀ máa ń jẹ́ kí ìṣe dáadáa kó mọ́yàn lára wà nìdọ́ọ̀mù wà tọ́ra ó dẹ̀ mú jẹ́ kí yẹn létò kí yẹn dẹ̀ mọ̀ sí tọ́lọ́wọ́ ọba wà sọ́bùn àti kí yẹn ní sùúrù gbàmíwà yóò gbàwẹ̀ wọ́bí fọ́ ah yíò mọ̀ sí yẹn pé ọlọ́run bò yóò dẹ̀ ní sùúrù pé wòyìn ní jáwẹ̀ yìí wal ikhlas ó dẹ̀ mọ́ gbé lórí sincerity in sáà lè wọ́n lé lọ kí wọ́n anybody orí mi kí wọ́n mọ́ yọ jẹun lé wà quwwatul irada àti strong ipé á ah, mú fẹ́ ṣe nǹkan báyìí quwwatul irada ó mọ́ jẹ́ kí ẹni azmo gan pé ah inshallah normally tí ẹ bá ń ṣe ní àwẹ̀ tó bá ní àìsí ah, ní jẹun dikin báyìí wọ́n kàn gbé ráìsì ọlé báyìí wọ́n kàn sáré yọ sí bí ọkàn ah kíni mo fẹ́ ṣe two days kíní ní mọ́ wọ́rí ìgbàlẹ̀ nìkan wà dín ẹran tó wà òkè wà áá ah, ah, kí ló tẹ́fẹ́ táwọn tẹ́fẹ́ àti léèrò ní jẹun lẹ́yìn ma ń gbélé wa ti èyí ó stop àbí bọ̀ tó bá jẹ́ níwàwẹ̀ ní ọ̀tọ́bẹ̀ abọ́tọ́bẹ̀ nínú Ramadan kẹ́nìkan wá gbóúnjẹ kò síbò yẹn bá sì lè dùn tó ẹ bá ń gbé pamọ́ níná tó bá ti di ìsinú ajẹ́ inshallah so yẹn ń kọ́yẹ̀ ní sùúrù sincerity àti pé bí yẹn ṣe máa ń strong strong kí la fẹ́ pé determination pé á ah, irọ́ irọ́ ìníjẹ now wọ́n ni yash'uru sa'imu bil musawati bayna ikhwanihi as-sa'imin ẹni tó bá ń gbàwẹ̀ yóò máa feel equality láàrin wọn àtàwọn ọmọ ìyá rẹ̀ tẹ́jọ ń gbàwẹ̀ fayasumu ma'ahum wa yaftur ma'ahum yóò sinú pẹ̀lú wọn yóò jáwẹ̀ pẹ̀lú wọn wa yahissu bi wahdati islamiyyatin amma yóò dẹ̀ feel unification gbogbo mùsùlùmí tẹ́yẹn gbogbo mùsùlùmí àtolówó àti tálíkà àjọ ń gbàwẹ̀ náà àtolówó àti tálíkà àjọ ń gbàwẹ̀ náà bá ṣe àlórí mú láàrọ̀ ìkíníkà wá sí mi lọ́kàn ìgbé ẹbùn ní kálùkù ṣe dúó tẹ́nìkan bá dé tó bá lólówó lòun òun náà dúró sí sáfú pẹ̀lú àwọn mùsùlùmí náà nìna yóò tó yóò fẹsẹ̀ kẹsẹ̀ yóò fẹ́ gbẹ́kẹ̀ pé pẹ̀lú mùsùlùmí náà ọ̀lẹ́ ní pólówó lè mi èmi ọ̀rọ̀ mọ́ dáhùn tèmi kí lẹ́yìn rárá tó bá wá dé tó bá understand more gbogbo yín asọ̀tẹ́wọ̀ náà nù two pieces of clothes náà nì ìzár ọgbẹ̀ kan lárí báyìí ọ sì fi kan bolókè báyìí ọ bá jẹ́wọ̀ ní bílíọ̀ní ayé kòkàwá àjọ wà ń bẹ̀ náà kò sí pé aṣọ tí mi wà wọ̀ nínú haram lá gbogbo yín kullukum sawa president president ìlú wà láì wọ́n ni wọ́n wọ́ ọ̀sọ̀ ìrọ̀mù tẹ́mọ̀ rẹpa àwọn ah, president kí ní ah, gọ́ọ̀nà kí ní gbogbo yín kullukum sawa níwájú ọlọ́ọ̀bá subhanahu wa arafa gbogbo yín gùn arafa gbogbo yín dédé gbogbo yín kẹrì pé ikú ọlọ́ pín mú ilé ìmọ̀ so to bá ti di yamal kiyama gbogbo ṣe rí náà ní equally gbogbo à o mọ̀mí ni èmi businessman kìníkan kìníkan kìníkan gbogbo àti wá dédé àwẹ̀ náà máa ń jẹ́ kí èèyàn feel irú ẹ̀ because àtolówó àti tálíkà gbogbo alájọgbàwẹ̀ gbogbo alájọwà kí tààrọ̀ rí ẹ̀ and then ìjọmọ̀ ìyá ó tún wá máa ń lágbára sí nínú àwẹ̀ gbogbo mùsùlùmí àpàdé ara wa àwọn olùmítà kiri mọ́sílásí àgbẹ̀mọ́ àwẹ̀ bẹ́ẹ̀ láti bẹ̀ẹ̀ sí mọ́síwáṣọ́ pa kìlótà wá kiri before àwẹ̀ ma wá mọ́sílásí náà gbá ìṣàlẹ̀ mínú ti a mọ́ wá òun náà fi ìdù nípa ah, so islamu gan dùn tó báyìí so lẹ́kẹ́ ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi wàláhì tí inú Ramadan bá dé yóò sì mẹ́sìn ẹ̀bí pé kó jẹ́ pé bí Ramadan yẹn bí pé gbogbo ọdún kó mọ́ jẹ́ pé Ramadan ni àfúnsùkán èyí tó fi jẹ́ pé oṣù kan ọdún yẹn kó mọ́ jẹ́ pé 11 months ni kó mọ́ jẹ́ Ramadan due to ìdùnnú tẹ́ni tó bá fẹ́ sí lọ́ọ̀ mọ́ rí inú Ramadan àti bí nǹkan ṣe mẹ́rin ríta ó ti àtútí ìbáwà láwọn àyè tó tún gbádùn dáadáa tí ó ti gbádùn àwẹ̀ tó rá àwọn àyè tẹ́yìnbá tún wà náà mọ́ determine tó bá àbí tó pàwọn èyí tí ó bẹ̀rẹ̀ ọlọ́rọ̀ ló pọ̀ jù mẹ́ yóò so wọ́n ní yuhissu as-sa'imu bil-ju'i fayuwasi ikhwanahu al wal-muhtajin ẹni tó bá ń gbáwẹ̀ yóò fi lè bí nínú àwẹ̀ yóò ní owó lọ́wọ́ kò dẹ̀ ní lérúnjẹ́ ó jẹ́ òkúnnú fridge kò tó bẹ̀ kó sí bẹ̀ni wà rí pé eh so àwọn ènìyàn wà gbogbo 11 months báwọn sí ilé-ìfún tí wọ́n ilé yóò wá fíìlì fún ẹgbẹ́ subhana eh tó kí wé ebi ní ti ń pami túlọ ẹsẹ̀ lùí ebi ti ń pami gbogbo kòmí ti ń ṣe bákàmákà so àwọn nǹkan wà ojoojúmọ́ báwọn ni ẹ yóò wà láàánú pé ah subhanallah lẹ́fì rí pé ìwú nǹkan báyìí mọ́ ń pọ̀ ní Ramadan Ah, ẹlòmí ọkàn ni ah ẹlákùn màálù méjì ẹbá ń rásímọ́sá ẹbá ń pa ẹbá fi fáwọn ẹ̀lú jẹjẹ ní Ramadan ẹlòmí ọkàn di pé ah, mọ́sálásí ẹlákùn báàgì ráìsì mẹ́wàá ní ẹlákùn ẹmọ́ bá ń sí fáwọn ẹ̀lú Ramadan ah ebi ebi ò dáa tó bá tún wá di ẹ̀yìn Ramadan yóò tún àmọ́ fílẹ̀ ìrántí yóò sì mọ̀ wáyé pé kódà ó ti lè ó lè fẹ́ mọ́ parẹ́ díẹ̀ díẹ̀ o àwẹ̀ mí ò tún dé tó bá àlàyé yóò tún ra létí egin pé àwọn ebi ń pa àwọn èèyàn látara bẹ́ẹ̀ ń kọ́wọ́ ẹni tó bá jẹ́ olówó kò wá ní padà sí yàtọ̀ láàrin tó jẹ́ olówó àti tó jẹ́ olùsì láwùjọ ilé dẹ̀ ni ó pọ̀ níbi táwọn yẹn bá ti bẹ̀rẹ̀ ọ̀nà lórí pẹ́sẹ́rí táwọn bá gbọ́ súnà yìí láwùjọ wà láì kò ní sí problem mara kódà kó mọ́ lòun tiẹ̀ everything wọn kọ́ wà because àwọn yóò bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ń para wọn ẹni tó jẹ́ olówó bẹ̀rẹ̀ ọlọ́ nípa àwọn tí wọn ní àwọn tí wọn nínú onímọ̀ ṣe tánà díwọn onímọ̀ ṣe kìí táwọn onímọ̀ bínú àwọn olówó ti wà lé ní báyìí tó bá ti lè lówó báyìí automatically because wọ́n ti pín olówó sí olówó àti wọ́n ti pín àwùjọ àwọn olówó yẹn ni ìgbà ò wọ̀ló láwọn ìṣẹ̀lẹ̀ kan tó ipò káyẹ̀ mọ́ nígbàtí wà ní sọ̀rọ̀díyà mo ti mention lé náà rí oníkókàn ráwọ̀ èèyàn ọkẹ̀lẹ̀ wà ń bì kan ó ní mọ̀ ẹgbọ̀dì jàlẹ̀bí ẹ̀nà ni wọ́n kú kìí sàwọn jàlàbíà ẹni ó of dollars níbi lákàntì jàlàbíà yìí nìkan náà ẹjọ́ kírun ni gbogbo mùsọ́lá ẹjọ́ kírun ẹjọ́ jòkó yóò tún bá sáwádà ẹkà lọ́rún jẹ́ gbòmí ẹkà gbà ẹmọ́lá wọ́n ti sanwó yìí àà ta ló sanwó mìí anybody mọ̀ mìírì ẹkà ìgbẹ́ nìkẹ́kẹ́ ti sanwó yìí náà àwọn brothers kan tó kọ́ láìpẹ́ lórí mo kàn rí wọ́n láwọn lọ fún wọ́n tó bí bí 15 wọ́n láwọn wà ní ọmọrọ̀ wọ́n wá kọ̀ kí ní pé ìlú yìí àwọn náà gbà irú tẹ́ fìlà wọ́n láti fìlẹ̀ wọ́n pọ̀ sí pọ̀ tó multiple times ẹ̀ ní ẹ̀kàgbọ́ ẹnìkan ti sanwó náà kí ni ẹ̀mọ́ ń gan Hmm? níbi tí àwọn èèyàn bá ṣe kí ni tán bá ti nífẹ̀ẹ́ ara wọn táwọn èèyàn bá ti tó bá kájọ bẹ̀rù Ọlọ́run bá wọn kú tọrọ bára ibi bára ni tó bá ń tọrọ bára like o mẹ́jẹ́ kí ni mo bí ẹ̀ kí ni mo gbò yẹn mo fẹ́ mọ́tò mẹ́rẹ̀ ní ọbí ọfà gẹ́rẹ́ jẹ́ mọ̀kàn bọ̀ wá báyìí ẹni agbálagbàfá kí ni ẹ̀dẹ̀dẹ̀ tẹ̀lé mi káàkiri afẹ́ fún wa lówó náà ah, ah. ó mú ní tẹ̀lé ah. mo fẹ́ rà kẹ́tẹ́lẹ̀ mi padà kankan mọ́ mo kàdà kún bẹ́ẹ̀ kí ni gbogbo lè náà ṣe dandan kí yẹn yẹpẹrẹ ara yẹn ni dandan kí yẹn define bara ni àtàgbà àtọmọdé àtọ̀dọ́ àti ẹlòmí bàbá ìyá àtàwọn ọmọ ó sì dára wọn sí ti lálẹ́ ọmọ tọrọ bára gẹ́bẹ̀ náà ni stí ìjẹ́ tánà ẹni obìnrin ìyáfa ah, bí ẹ̀wọ̀n náà ẹni ah, kọ̀ẹ́kẹ́ ni gbogbo ilé báyìí náà ní kí ló mọ́ ń bí àánú kíyàn mọ́ tọrọ báràkọ onímọ̀ ń bí àánú kíyàn mọ́ tọrọ nǹkan onímọ̀ ìmọ̀ ń bí respect ẹni tó bá fún ọkàn yóò fún ọ pẹ̀lú respect ni wallahi tó bá fẹ́ ah kìí kọ́ mọ̀ retí pẹ́kọ́ fún ọ ní kọ́ mọ̀ retí oníkálùkù tí oníkálùkù wá sọ di bí right dé pé wọ́n ti wá sọ di hatred pé àkíní ah, àwọn ni wọ́n jàre àwọn làfá yẹn bẹ́ẹ̀ ni àwọn ni mi that is it àwọn ni ó dá ó ń bára nìwọ́n náà kò kí ìmọ̀ tọrọ bára náà èyí ma ń mẹ́ntẹ́yìn izu iyì ọ̀wọ̀ tọ́lọ̀ fi sára mùsùlùmí kí ló tẹ́ ń bàjẹ́ ó kéré ó kéré tẹ́rẹ̀ tí bí christian tó sì tó ń tọrọ bára ó wà bọ́ wà náàdìr ló tẹ́ pẹ́ mùsùlùmí lẹ́yà àmọ́ tọrọ bára kò dáa náà ẹ̀ ń dójú tíyàn kò dáa kò tọ́ ẹ stop kí ni ẹ ẹ wá sẹ́sì wàlá ọkàlẹ́ lọ́ra pure water báàgì mẹ́wàá dó sí títì ibi tó ti tọrọ bára yẹn kàkópí ọ̀tà báàgì mẹ́wàá síbẹ̀ wà mọ̀ta wà fi sọ́wọ́ ọlọ́ọ̀bà just 10 bags of water ó yá yá kíníkan yá tírí kíníkan wà kó wallahi ó pè rẹ̀ jùgbọ́ mọ̀tọ̀rọ̀ báyìí kódà ẹlú yàtọ̀ pé yóò kàn mọ́ mọ̀ra lọ́wọ́ ẹ̀nẹ́ni kò ní kòjú tó fi ṣe ó kẹ̀lẹ̀ ọgá ẹkó báàgì 10 ẹkó 10 kódò tí ó fún ọlọ́sẹ̀ èlò ní 5,000 ẹgbà 10,000 ó kàn mọ́ mọ̀ fẹ́ mọ̀ra lọ́wọ́ rẹ̀ láti mọ̀ fi help business ẹ̀ torípẹ́ ni yí orí ẹni yí pé ó láwọn kan tó máa ń tọrọ bára láwọn sáájú kan àwọn ọkùnrin àgbàlagbà bí géńdé wọ́n pọ̀ báyìí bọ́dà kan sọ kíníkà ṣe ju mìíjọ kan pé àwọn ènìyàn ìbọn ṣe dedicate bára ẹ̀ tàkà dedicate sẹ́yìn lẹ́ mẹ́ṣẹ̀ kíní ẹ̀ ẹnìkan business ni wọ́n ti ní owó gan bọ́ dedicated ẹ bá wọn nú oòrùn nínú òjò nínú gbogbo táìmù lẹ́ bá wọn bẹ̀ túà túà túà túà kíni túà túà ní kíni mọ́lọ̀ wá sí ẹsẹ̀ kan mọ́ sí túà ọ̀rọ̀ kankan kiri èyí mọ́ ń ṣiṣẹ́ èyí mọ́ ń sèvù àpínlẹ̀ sára ìmájì kọkàn wá bímọ kọmọ àdàgbà sáwùjọ káàmà ní ọmọ tí ma bàbá tí ma ń ṣe bára yẹn nìyí kò pọ́mọ̀ yẹn lé náà ọmọ bàbá tí ma ń tọrọ bára bẹ́ẹ̀ ni kò pọ́mọ̀ yẹn lé ọmọ yóò dàgbà sínú ìbànújẹ́ wọ́n dàgbà láwùjọ pẹ̀lú ìbànújẹ́ tó lágbára ọgbẹ́ ọkàn tó ráwẹ̀ yóò sọ wọ́n sọ kàwọn létí bàbá tí ma ń tọrọ bára ọmọ ṣùgbọ́n ọmọ rẹ̀ àwọn ọmọ àláìsí àwọn àbábára ní ẹ̀nà mú sọ kàwọn lójú so ẹni tó jẹ́ olówó kò ní láhun ẹni tó jẹ́ tálíkà náà ní yí olójú kòkòrò kò dẹ̀ ní ya onífàín bára wọ́n ni ìdámtánà asọ́ im minal hala tom'an fi mardatillahi ta'ala fal'aula an tanqada nafsahu lilimtina'i anil haram tó bá ẹwà mọ̀ wọ̀nfà fi àláàlì

ìtumẹ̀ ní pé ọlé kóradó níbi àrámìnà ọlé stop sí ní ma gbówó ilé kò dẹ̀ sí tí ó sì ọ̀ ní kú ah, ọlé stop láti ma ṣe gbájú ẹ̀ ọlé stop láti ma ṣe yahoo ọlé stop láti ma ṣe iṣẹ́ aṣẹ́wó àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo kí ni ẹ̀ ọ́dẹ̀ fílẹ̀ nítorí ọlọ́run ọba kò dẹ̀ tó sí tí ó sì ọ̀nà tó bá jẹ látàrọ̀ dálẹ̀ ọmọ kò sí tí ó sì ọ̀nà tó bá fàwọn àrámù ilẹ̀ wọ̀ láìkò sí tí ó sì ọlé stop láti ma parọ́ ọlé stop láti ma yẹ àdéhùn gbogbo àwọn kí ni ẹ̀ kò dẹ̀ tó sí tí ó sì ọ̀nà so yi bayan yabi an biya lakudan ko shinron fẹ́ ní kọ̀ọ̀kan wa so naam so wani al'amanatu wa muraqabatullah nínú àwẹ̀ èyí tó ma ní àmánà àti ìmá mújútó ìwọ̀lọ́m fàhína yẹ turin kò sọ ìmúlù mafattirot wa huwa ya'lam anna Allah ta'ala yuraqibu fa yata'awwadu al'amanata fi ta'amuli ma nas ẹni tó bá lè fi àwẹ̀ tó bá fi oúnjẹ lẹ̀ tó يوم في أبو غلي لان يامو ينا أمبي الله سبحانه وتعالى وشمع من فينك سواء تدوم بي إن شاء الله أتسوى دوني جامي إن شاء الله هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته